إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهجي هجي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ترى أنبي الله تيان سلايره قولان أصول وضوابط في التكفير أصول وضوابط في التكفير في الشيخ عبد اللطيف بن حسن ابن عبد الرحمن ابن عبد الرحمن بن حسن آل الشيخ الشيخ عبد اللطيف بن عبد الرحمن بن حسن آل الشيخ so أواني وقتي wọ́n kọ ṣe rọ́dù fún ìkanná àwọn khawarij tí ó ń fi àwọn ọ̀rọ̀ àti àwọn orísìírísìí nǹkan tí ó fi ń ti sí ọ̀dọ̀ sheikh muhammad ibn abdul wahhab tó sì tún wá ń pè àwọn èèyàn ní kèfèrí pẹ̀lú àwọn ìpìlẹ̀ tó jẹ́ pé ìpìlẹ̀ tàà ti màmá àwọn khawarij láti tipẹ́tipẹ́ ni àwọn ìpìlẹ̀ tó ṣe pé àwọn ìpìlẹ̀ yìí ni àwọn Khawarij ma ń gbára lé láti pé gbogbo mùsùlùmí ní kèfèrí ìpìlẹ̀ yìí náà gbára lé tó fi pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tó fi pè wọ́n ní kèfèrí tó fi pé Ali radiyallahu anhu àti gbogbo àwọn tó wà wọ́n ní kèfèrí yọ̀hákìmọ̀ rijal gẹ́bọ́n sí sọlọ́dọ̀ ara wọn wọ́n ló ń fi àwọn èèyàn òfin sí adájọ́ àwọn sì gbà pé inil hukmu illa lillah Ali radiyallahu anhu sì sàrẹ fún wa pé gẹ́bí Sheikh Abdul ó sì padà sàlàyé gbogbo ilé nípa pé ọ̀rọ̀ takfir kìí sí ọ̀rọ̀ kékeré torí pé àwọn nǹkan tó tààrọ tábà àwọn nǹkan tó gbẹ̀yìn ọ̀rọ̀ takfir ní agbára gan Shaykh Uthaymin rahimahullahu ta'ala wọ́n sàlàyé ní pé tí a bá pẹ́yàn ní kéfèrí àwọn nǹkan tó tẹ̀lé àwọn nǹkan tó pọ̀ ní alákọ̀ọ́kọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò wọ́n ṣe rẹ̀ ẹlẹ́kẹjì kò ní jẹ ogún lọ́dọ̀ àwọn mùsùlùmí tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn náà ní jẹ ogún rẹ̀ ẹlẹ́kẹta irú ẹni bẹ́ẹ̀ yóò tó wáyé pé ibi tí wọ́n ti tí wọ́n ti ń lo òfin ṣẹ̀ríà ni irú ẹni bẹ́ẹ̀ tó bá wọn ó gbẹ̀mí rẹ̀ torí pó yí ẹ̀sìn rẹ̀ padà ní bákanáà wọn ò ní sin sí ìtẹ́ àwọn mùsùlùmí bákanáà àwọn mùsùlùmí ò ní kírùn sí láà bákanáà àwọn ará alẹ́ rẹ̀ ògbọ́dọ̀ tọrọ àforíjì fún gbogbo àwọn nǹkan tó tẹ̀lé kíyàn pé mùsùlùmí ní kèfèrí ni ẹ̀ àtàwọn akẹ́ àmìnà torí náà ọ̀rọ̀ kíyàn pé mùsùlùmí ní kèfèrí kèése tí gbogbo èèyàn lè dásí kódà kèése tí gbogbo olùmọ̀gán lè dásí tí ẹ bá ṣe pé ẹni tó níbà sí ọ̀rọ̀ tó sì ní ìmọ̀ nípa àwọn nǹkan tó dé tó sì mọ̀ nípa irú ẹni tí ó fẹ́ pè ní kèfèrí tí ó wá wáyé bẹ́ẹ̀ kí èyàn fi irú ẹni báyìí lẹ̀ láìpè ní kèfèrí nípa tí àwọn májẹ̀mú ò bá ti pé in tí ó dájú fún láti yàgò fún àbúrú ni ní ayé ń bí àti ní ọ̀rọ̀ Ọlọ́run lákanáà sheikh Abdul Latif ibn Abdul Rahman ibn Hassan àwọn náà níbẹ̀rẹ̀ tíra yìí wọ́n lè lọ́rọ̀ pẹ̀lú ẹni yìí nípa pé àwọn wọ́n sì ń sàlàyé fún irú àwọn èèyàn bíi tiẹ̀ táwọn ti rí tí wọ́n ń pe àwọn mùsùlùmí ní kèfèrí ṣẹ́sẹ̀ wá tẹ̀síwájú wọn ni warattabu ala hataini al wọ́n wá dé kó òun náà ni ní pé man lam yukaffir al-kafir fahuwa kafir àti pé náà àti pé man lam man lam yujanib al-kafir fahuwa kafir àwọn usulu méjèèjì àwọn aslu wọn méjèèjì rattabu ala hatayn al-muqaddimatayn wọ́n gbégun àwọn ìpìlẹ̀ wọn méjèèjì wọ́n gbégun wọ́n gbégun alkazibatain tó ṣe pé irọ́ náà ni àwọn ìpìlẹ̀ àwọn khawariji méjì tó ṣe pé irọ́ ni adọ́latain tó ṣe pé máa ń síyàn nù ni tí máa ń sọ́yàn nù tí sì máa ń síyàn kó wọ́n ń pe ẹni yẹn ní pé ó ti fi ẹ̀sìn Islam lẹ̀ wọ́n jẹ́ kó tẹ̀lé àwọn ìpìlẹ̀ méjì tán sì ti síwájú tẹ́lẹ̀ tó rí pé ìpìlẹ̀ ẹ̀rọ ìpìlẹ̀ anù ní gẹ́bí Sheikh Abdullatif ṣe sàlàyé wọ́n jẹ́ kó wá tẹ̀lé àwọn àdájọ́ tó níṣe pẹ̀lú rídà pẹ̀lú rídà tó hàn gẹ́rí wọ́n jẹ́ kó so ni hatta taraku radda salam títí tán fi fi ìmá dá sálámà padà tán fi fílẹ̀ gan níbi báyìí níbi tí wọ́n ti sọ pé ورتبوا على هاتين المقدمتين الكاذبتين الضالتين ما يترتب على الردة الصريحة من الأحكام انتو كواسي ìṣesí kan nínú àwọn ìṣesí àwọn khawarij ni òun wọ́n máa ń pèyàn ní kéfèrí bí tartibi wa tasalsul wọ́n ma tó gbogbo àwọn kìíní ẹ̀jì jọ papọ̀ wọ́n ma tó jọ papọ̀ wọ́n sì ma so wọ́n papọ̀ ní tán ma fi ń pèyàn kéfèrí nìyẹn tó bá ti ṣe báyìí tó náà wá ṣe báyìí so eléyìí ó jẹ́ nǹkan tó gbajúmọ̀ mọ́ so ṣe kì ní hatta taraku radda salam títí wọ́n fi dá sálámà padà mọ́ ìdí ṣíṣẹ́ kì fi sọ lè pé lára àwọn gùlú àwọn kọwàrí ìlẹ́lẹ́ lára àwọn gùlúwù àwọn khawarij ní ilé torí pé gẹ́bà ti sẹ́mà òun ni pé raddu salam kólà tó bá wá látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ kéfèrí nínú ọ̀kan àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun ni pé èyí ó dá padà èyí ó dá padà èyí ó dá padà tó bá yí pé irú ẹni tó ṣe pé ó gbà pé èyí ó dá padà náà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n lára kó wá gbà wọn ní kéfèrí ọ̀rá kó fara wọn ni ò fi wá dá padà irú ẹni báyìí ti kọjá rẹ̀ àmọ́ tó bá yẹ pé ẹni tó ṣe pé ó gbà tẹ́lẹ̀ pé èyàn ò dá sálámà kèfèrí padà so nítorí ọ̀rọ̀ kejì tó wà fún àwọn olùmọ̀ tó ń mú so kò wá dá sálámà wọn padà irú ẹni báyìí òun náà ó tún gbé ìdájọ́ tí ó tọ́ sáwọn èèyàn ó gbé ilé wọn lórí kò sí ọ̀nà tán fi bọ́ kò sí ọ̀nà tán fi bọ́ rárá ti rárá wọ́n ni hatta taraku radda salam títí tán fi gbé ìmá dá sálámà padà tó sì pé kúrà tí kéfèrí bá sálámà sí yàn gan ó dọ̀ọ̀nà yàn kí yàn dá padà tó torí pé torí gbóló ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala wọ́n ni farufi'a ilayya amruhum wọ́n bá gbé àwọn táwọn mọ̀ ní àṣà wọ́n ní wọ́n gbé ọ̀rọ̀ wọn wọ́n gbé wá bá mi fa'akhdọ́tuhun mo wá pè wọ́n jókó wàtàhàdàtuhun mo wá dẹ́rùbà wọn wa aglaftu lahumul qawl mo wá jẹ́ kí ọ̀rọ̀ mi kó lè pẹ̀lú wọn lára wọn ẹ̀kọ́ tí wọ́n ní fa ahdartuhum mo wá pè wọ́n jọ àwọn tí yàn bá rí pé bẹ́yàn wọn ilé òun fi bẹ́ẹ̀ makakan náà ẹ̀sìn àìmaka náà wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ wọn àbáwọn tó ṣe pé ìrújú náà ni wọ́n fi ń sọ̀rọ̀ tí ṣe pé kò sí ìmà àbáwọn tó ṣe pé èyàn ara kan pé wọ́n ti ẹ̀gbá tí yàn sọ èyàn ó pè wọ́n jòkó watahaddadtuhum tó bá ní pé kíyàn bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni èyàn bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíyàn lè pẹ̀lú yàn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ sí wọnú súnà nabi sallallahu alaihi wasallam kíyàn lè lọ́rọ̀ pẹ̀lú ẹni tó bá gba kíyàn lè lọ́rọ̀ pẹ̀lú kíyàn dẹ́rùbà wọn so ilé nínú tí wọ́n máa ṣe mìdìmìdì àbí tí wọ́n máa ṣe síẹsíẹ pẹ̀lú àwọn kọwàríjì lè lọ́kàn gan kí a náà fi kí a fi àwọn tó wà láwùjọ wa tánà ń pẹ́ gbogbo bídà ní kèfèrí kí a fi wò bó bá sí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n sì máa lè mọ́ sí àwọn tó bá lè mọ́ wọn tó bá ń bá wọn sọ̀rọ̀ tó wá ń fún wọn ní ẹ̀rí ìmọ̀ ń dá wọn lákẹ́ Abbas nígbà tó lọ tó lọ bá wọn khawarij nígbà tó lọ bá wọn sọ̀rọ̀ nǹkan náà tó kọ́kọ́ sọ fún wọn kò má bá wọn ṣe mujamala kò bá wọn ṣe kaka kò má fẹ́ fa ojú wọn àbí kaka in la òdodo mọ́ ọlọ́rẹ̀ ní sí ń sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára fún wọn aláwọ̀kọ́ sọ fún ah, nabi sallallahu alaihi wasallam kò sì sí ẹnìkan kan ẹyọkan tó kò sí èyàn kan nú ibà tó jẹ́ ìkan àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó kọ́kọ́ fi tó kọ́kọ́ sọ sí wọn nìyẹn sheikh ah, abdullatif sọ pé wa ablaftu lahumul qawl mo jẹ́ kọ́rọ̀ mi kó lè pẹ̀lú wọn فزعموا اولا انهم على عقيده الشيخ محمد بن عبد الوهاب àwọn ni wá kọ́kọ́ rò pé àwọn wà lórí aqida eléyìí sí àwọn kọwàríjò ní ó wà lára àwọn nǹkan tó máa fi ń ta àwọn èèyàn jẹ gan wọ́n ni ọjọ́ ọ̀nà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala làwọn wà ọjọ́ ọ̀nà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala làwọn wà nípa pé Sheikhul Islam òun náà gbógun ti àwọn Tatar òun náà sọ ní àwọn fatawa nípa àwọn Tatar wà pé tí ò bá sí khalifa gbogbo àwọn fatawa Sheikhul Islam tó máa ń sásábẹ̀ rẹ̀ nìyẹn pé nígbàtí ò bá sí khalifa pé yàn lè ja àwọn tàtàrù lógún pé kọ́lá àwọn dáúlà eh, Saudiya yìí òun ga ó burú jù tàwọn tàtàrù lọ Allahu akbar wallahi gbólóhùn tí mo ń sọ yìí ìkannú wọn ló sọ tí ìbá sí àṣìṣe bóyá Abu Qatada ló sọ ó sì wà nù tíra àwọn tàtàrù dáúlà eh, Saudi ó burú jù dáúlà àwọn tàtàrù lọ àwọn tàtàrà àwọn kèfèrí tí wọ́n mọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí wọ́n tí àwọn mínú wọ́n gbà pé Genghis Khan ẹgbẹ́ gangan ni ọlọ́wọ́ bá àwọn tó ṣe pé àwọn èèyàn burúkú gbà ní wọ́n ó sì mọ́ dáúlà Saudiya ó sì fàbọ́lá dáúlà àwọn tàtàrà lórí dáúlà àwọn Saudiya bó ṣe rí nìyẹn lọ́dọ̀ àwọn Khawarij káwòye sáwọn tó ń pè gbogbo bídá náà ní kèfèrí láwùjọ wa wọ́n sì mú in tó ṣe pé aburú rẹ̀ kò fi bẹ́ẹ̀ kò tó ìṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n sì gbé gbé gbé gbé títí wọ́n sì tún gbé ju pé aburú rẹ̀ gan ju ìṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba lọ wọ́n ti ṣe tí ó wọ pátá àtẹni tó lọ khimaru tí ó wa bójú gbogbo wọn bákan ni wọ́n wájú ọlọ́run ba bí àwọn khawarij bá ṣe máa ń ṣe nìyẹn lára wọn sífà wọn nìyẹn gùlúwù ìsí àṣejù ìkọjáàlà ó máa hàn gan nínú ọ̀rọ̀ wọn yóò lè fẹ́ kù àbíkẹ́yàn ní kèfèrí àwọn gẹ́bí ìkanu wọn sí sọ pé ó ó bẹ́ta ganjú kèfèrí rasidi lọ ustaz rashid ibn mustapha hafizahullahu ta'ala àwọn ni wọ́n ń bá rí wọn pé a ah, kèfèrí ajíbóyè kèfèrí rasidi ganjú kèfèrí ajíbóyè lọ so bá wọn kọwàríjì sí ma ń ṣe nìyẹn bí àwọn kọwàríjì sífà wọn nìyẹn bọ́ sí ma ń ṣe nìyẹn so ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà wọ́n ma lọ́mọ lára wọ́n ma lọ́mọ wọ́n ma wàlìlá ìhàndà àwọn olùmọ̀ ti kọ tíra tó pọ̀ gan láti sàlàyé pé àà ah, eléyìí orí bẹ́ wọn ò sí lórí ojú ọ̀nà sheikh Muhammad ibn Abdul Wahhab rárá àti rárá wọn ò sí lórí ọ kí ni sheikh Muhammad ibn Abdul Wahhab ti bẹ̀rẹ̀ ẹ lè gbọ́ kí sheikh Muhammad ibn Abdul Wahhab bẹ̀rẹ̀ dáwà kama wá ní eh, iqamatu dawla tíra àwọn mélòó lè yàn ká kí wọ́n usulu thalatha àwọn gẹ́gẹ́ mọ̀ rínú tíra Sheikh Muhammad ibn Abdul Wahhab nìyẹn kí lẹ́yìn rínú tíra àwọn ilé iqamatu dawla wujubu tarku tarki dar al-harb hal eh, tasiru makkata ila darb al-harb àwọn tíra jakujaku àwọn tíra mọ̀ rínú àwọn ilé nìyẹn bó wá ní ojú ọ̀nà Sheikh Muhammad ibn Abdul Wahhab ṣe wá jọmọ́ ojú ọ̀nà wọn àwọn khawarij náà àwọn tíra wọn àwọn máa ń pè gbogbo al'umma wọ́n máa ń pè wọ́n ní kí wọ́n sàwọ́ ọ̀nà tí wọ́n fi ṣe tekfiru tó fi ṣe ìtọ́lákò kúfùrù lórí al'umma ṣùgbọ́n ọ̀rọ̀ sheikh mahmad bin abdul wahhab so gẹ́bí o sì rí muhammad ibn hashim a ni ẹni tó kọ tíra yìí Muhammad ibn Hashim ni ó kọ ẹni tó kọ tírà yìí lára àwọn kan tó ń sọ mẹ́ tí wọ́n fi mọ̀ pé manhaji Sheikh Muhammad ibn Abdul Wahhab ó yàtọ̀ gẹ́rẹ́gẹ́ sí manhaji àwọn Khawarij Sheikh Muhammad ibn Abdul Wahhab wọ́n ni wọ́n sọ nú ìkanú àwọn ọ̀rọ̀ sáà ilmọ̀ pé fa'in qala qa'iluhum tí ìkanú àwọn ọ̀táwa tó bá sọ pé innahum yukaffiruna bil umum wọ́n pé gbogbo èèyàn ní kèfèrí lápapọ̀ ni فنقول أصف بي سبحانك هذا بهتان عظيم إلي آ إرط الطبن إرط يعبرني الذي نكفر أنت طبعا بي كفري الذي نكفر الذي يشهد أن التوحيد دين الله ودين رسوله وأن دعوة غير الله باطلة wọ́n ni alladhi nukaffir sẹ́ni táwà máa pè ní kéfèrí alladhi yashhad ẹn tó sì kó jẹ́rì anna tawhida dinullahi wa dinu rasulihi ní pé tawhidu ẹ̀sìn ọlọ́run bá ní ẹ̀sìn òjíṣẹ́ ni wa anna da'wata ẹ wo ìyàtọ̀ láàrin gbólóhùn sheikh muhammad ibn abdul wahab àti gbólóhùn àwọn khawarij tòní gbólóhùn àwọn khawarij tòní gbogbo ẹni tí ó bá gbìyànjú láti gbé ìkọ́mà láti ṣe ìkọ́mà dawlatul islamiyya wọ́n pè ní kèfèrí bẹ́ẹ̀ ni ìwọ tó bá tún wá ran àwọn dáwọ́lá àwọn èyíkéyìí ìjọba tó bá wà dáwà sheikh muhammad ibn abdul wahhab yàtọ̀ gẹ́rẹ́gẹ́ pátápátá sí dáwà wọn khawarij wọ́n ní sheikh muhammad ibn abdul wahhab tẹ̀síwájú pé wa yusammihim al-khawarij wọ́n ní yóò sì máa pè wọ́n ní khawarij wa yatabayyanu ma'a ahli al-qibabi ala ahli at-tawhid ولكن نسأل, نسأل الله الكريم رب العرش, رب العرش an yuriyana يرينا الحق حقا ويرزقنا اتباعه wọ́n ni wọ́n yusammihim al-khawarij yóò a máa pè àwọn tán pípẹ̀ sí tawhidi yóò máa pè wọ́n ní khawarij wa yatabayyan ma'a ahli al-qibabi ala ahli at-tawhid wọ́n ni sheikh muhammad bin abdullahi sọ pé yóò a máa ṣe yàtọ̀ láàrin àwọn tí wọ́n ń bọ àwọn ilé tó máa ń ma lórí sàárè àti àwọn tó ń pèpè sí tawhid lára àwọn sheikh lára àwọn ọ̀rọ̀ gbólóhùn sheikh Muhammad ibn Abdul Wahhab tí wọ́n fi mọ̀ pé ọ̀rọ̀ sheikh Muhammad ibn Abdul Wahhab látọ̀ sí ọ̀rọ̀ àwọn khawariji àwọn khawariji táwọn tí wọ́n pè gbogbo wọ́n pè wọ́n ní kèfèrí nítorí pé wọ́n bá Ibn Fayruz wọ́n bá sí ṣùgbọ́n Sheikh Muhammad bin Abdul Wahhab ti ẹ̀ sọ bẹ́ hatta àwọn tí Sheikh Muhammad bin Abdul Wahhab mọ̀ lójú ayé wọn tó mọ̀ pé àwọn afáàyí wọn ò sí tán láti sọ òdodo fún àwọn tó ń bọ àwọn sàárì Sheikh Muhammad bin Abdul Wahhab pè wọ́n kèfèrí فما كفر الشيخ الإمام محمد جميع الورى حاشاه من قول ذي الطرد ولا قال فيه تلك الرسائل كلها بتكفير أهل الأرض من كل مستهدي فما كفر الشيخ الإمام محمد شيخ محمد بن عبد الوهاب كوبيني كفريو جميع الورى بوبوميا كوبي نكفري حاشاه من قول ذي الطرد kọ́lọ̀mà kó sọ ní kó sọ kó nù gbólóhùn burúkú tó yí pé gbólóhùn tí yẹn ma ń tì dànù yìí ni wàlá kọ́lá fi tilka rọ̀sáìlì kulliha gbogbo àwọn rọ̀sáìlì gbogbo àwọn tíra kéèkéé tí ṣe kò sọ́mbẹ̀ bí min kulli min kulli mustahdin nínú gbogbo àwọn tó ṣe pé wọ́n wá mẹ́nàgá nínú gbogbo àwọn tó ṣe pé wọ́n wá ìmẹ̀nàgá so sheikh muhammad ibn abdul wahab tí a bá gbé tíra sheikh muhammad ibn abdul wahab tí a gbé kalẹ̀ báyìí kí wọ́n gbé tíra sayyid kutub kalẹ̀ àbí tíra kan nú àwọn khawarij ni kí wọ́n máa ka kí wọ́n kọ́kọ́ wo kí ni ìpìlẹ̀ tí sheikh muhammad ibn abdul wahab tán pèpè sí kí wọ́n kọ́kọ́ wo kí wọ́n wo kí ni ìpìlẹ̀ tí àwọn eléyìn ìpìlẹ̀ tí sheikh Muhammad ibn Abdul Wahhab ń pèpè sí òun ni pé á ah, kún sáàrẹ tí ó ràn wọn lọ́wọ́ tí ó ràn wọn lọ́wọ́ lórí pé kí dáwà ó fi tàká kó sì kan sì máa sàlàyé tàwàhídì fáwọn èèyàn in ah, ni pé kí a máa ṣe tẹ̀kfíìrì pẹ̀lú zọ́nù kí ẹ máa ṣe tekfiri pẹ̀lú ron lára àwọn ìròrí ẹ̀ lára àwọn ìròyìn àwọn khawarij ní pàápàá jùlọ àwọn khawarij ayé òní nígbà ah, yóò mọ̀ lọ síbí náà yóò mọ̀ ṣe democracy so in gbogbo tí wọ́n ma fi ń pèyàn ní kèfèrí nìyàn gẹ́bó sí pọ̀ lára àwọn ọmọ jàbátá tó ma ń fi bídá pèyàn kèfèrí ah, yóò mọ̀ ṣe báyìí yóò mọ̀ ṣe báyìí so vọ́nù yóò sì fi pèyàn ní kèfèrí yóò sì fi yẹ̀yàn kún mẹ́sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so sheikh muhammad bin abdul àwọn sọ́nù tíra wọn pé man azhara al-islam gbogbo ẹn tó bá fi islam hàn wa dhananna annahu ata binaqidin àwọn rò pé bóyá ó ṣe nǹkan a kò dá lójú àwọn rò pé bóyá ó mú nǹkan kan nínú àwọn nǹkan tó bà islam jẹ́ la nukaffiruhu bi dhann eh, sheikh muhammad bin sọ pé a ní pé ní kèfèrí pẹ̀lú bá kan sí ń rò ó lásán لأن اليقين تربين تداجو لا يرفعه الظن iṣẹ́ méjì iṣẹ́ yẹ méjì ò lè gbé kò lè gbé kò in tó dájú ìròrí àti iṣẹ́ yẹ méjì lásán kan lè gbé kò ilé ń padà sí kan ìdá pé man sábàtà islamuhu bi yaqin la yazulu anhu bi shakk wakazalika sheikh ah, muhammad bin abdul wahab tẹ̀síwájú pé wakazalika bákanáà la nukaffir man la na'rifu minhu al-kufra a lè pè ní kèfèrí ẹni táà ma ìdí tó fi di kèfèrí Allahu akbar wa kadhalika la nukaffir man la na'rifu minhu al-kufra bisababi naqidin dhukira anhu táà ma sábàbí ka tó sọ di kèfèrí tó wá gbé e kónú Islam wa nahnu lam wa amma ma zakarahu al-a'da amma ẹ̀rí nǹkan táwọn ọ̀tá wa tán sọ anni nípa èmi o anni ukaffir bi-dhann nípa mi máa ń pè yàn kèfèrí pẹ̀lú èròǹgbà mi kí nǹkan máa ro nǹkan lásán wa bil-muwalah àbí kí máa pè yàn kèfèrí pẹ̀lú pé ah, ó mẹ́lẹ̀ ìlọ́rẹ̀ ó mẹ́lẹ̀ ìlọ́ta Allahu akbar al-muwala yìí òun ni àwọn khawarij máa ń sásábẹ̀rẹ̀ jù lára àwọn in tó jẹ́ bójúbójú fáwọn kọwàríjì láti máa pè mùsùlùmí kèfèrí ni ẹ̀ lára wọn in tó sì pé lára wọn tíra tó máa ń kọjú òun náà ni tíra tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ muwala àti muada àtàwọn tíra mìíràn bí ọ̀rọ̀ at-takfir ọ̀rọ̀ ridda ọ̀rọ̀ eh, had àwọn fíkàhù tó sàjọ mọ́ fíkàhù dáúlà wọ́n máa ń fẹ́ ṣe tẹ̀rkíz lórí ẹ̀ wọ́n máa ń fẹ́ fókọ́s lórí ẹ̀ gan láti fi pé kásáà fi ti àwọn òròrí wọn bọnú àwọn kìnnìyàn láti pé kán bá àsáàfi àwọn feelings àwọn èèyàn kán máa rú feelings àwọn èèyàn ká fi rí pé àà ah, lọ ìjọba Islam gbogbo tán máa ń ṣe nìyẹn gbogbo àwọn tíra bá èèyàn gbọ́dọ̀ sọ́ra fún gan àwọn tíra tó sọ́rọ̀ ń pa almuwala almuada ó léwu gan kí ẹ̀kàn ká tíra tó bá tí ẹ̀ bá kàn rí pé wọ́n kọ́ gan Sheikh Muhammad ibn Abdul Wahhab tẹ̀síwájú wọ́n ni wabil muwala èmi ìkà pé yàn kéfèrí torí pé mo rí pé ó ń ṣe ọ̀rẹ́ ẹni báyìí àbí ó ń sọ̀tọ̀ ẹni báyìí aw ukaffiru al-jahil àbí kí n wá pé aláìmọ̀ká kí n pè ní kéfèrí alladhi lam taqum alayhi al-hujja tó sì pé ẹ̀rí ò tí dólé yuriduna bihi tẹ̀mfíọ́rọ̀ náà sí àn dínì láhì wa rasúlì wọ́n fẹ́ lé àwọn èèyàn kó níbi ẹ̀sìn ọ̀rọ̀ ọba àti ẹ̀sìn òjíṣẹ́ ni in ti sheikh muhammad ibn abdul wahhab dan son para wani nítorí náà a sheikh abdul latif a táwọn náà mara nípa manhaji a sheikh muhammad wọn àti àwọn mìíràn tí wọ́n kí wọ́n lọ́dọ̀ wọn tó kí wọ́n lọ́dọ̀ wọn wọ́n ni faza'amu awwalan wọ́n láwọn ẹni kọ́kọ́rò annahum ala aqidati sheikh muhammad ibn abdul wahhab ní pé àwọn wà lórí ìròrí a sheikh muhammad ibn abdul wahhab ni ṣùgbọ́n walillahi alhamd tíra tí mo ń para yìí taqriratu a'immati da'wa wọ́n mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ a sheikh muhammad ibn abdul wahhab wá síbẹ̀ ta fi sàlàyé ṣe sheikh Muhammad bin Abdul Wahhab sọ́rọ̀ wọn jọ ti àwọn khawarij bí tẹ́yìn ó rí pé kò ti ẹjọ́ ara wọn ara kò ti ẹjọ́ ara wọn ara àti ara wa anna rasailahu indahum àwọn èyí sì máa rò pé àwọn tíra sheikh Muhammad bin Abdul Wahhab ó wà lọ́dọ̀ àwọn gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe náà nìyẹn gbogbo ma ka àwọn tíra sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n sì máa túbá mi nígbàtí sheikh Muhammad bin Abdul Wahhab kọ tíra ń pa nawaqidul Islam tó wọ́n fi síbẹ̀ pé ehm, man lam yukaffir al-mushrikin Sheikh eh, Muhammad bin Abdullah sọ pé ẹni tí ó bá pé àwọn olùṣẹbọ ní kèfèrí aw shakka fi kufrihim tí àwọn ọmọdé ìjàbàtà wọ́n tún sí pé eh, ẹni tó bá ṣe bídá náà tí ó bá pé eléyìí gbogbo tí mo sọ yìí tí n bá gbọ́ lẹ́nu wọn báyìí mi ní sọ àbí tí ìbá ibú mo gbọ́ tí àfá àwọn gangan náà ń wí báyìí mi ní sọ sọ pé ní pé bídíà náà ní pé ẹni tí ó bá pé ó ń bídíà ní kéfèrí ó sì máa tó kó sí ó sì tún bá sí sí máa sí máa tún tukútu àwọn tẹkfìrí Muhammad ibn Abdul Wahhab wọ́n mọ̀ rò pé àwọn wà pẹ̀lú Sheikh Muhammad ibn Abdul kódà àṣìṣe yẹn bá àwọn western writers tó máa ń kọ̀ǹkà pé Wahhabi àwọn tó gbà pé Wahhabi ni wọ́n àwọn tó máa ń pè ní Wahhabi ni àwọn gbogbo àwọn terrorist yìí gbogbo àwọn ISIS àwọn àwọn ọ́sà ló bó ti ní bá ṣe pín báyẹ̀ so ó ti ní bá ṣe pín àwọn àwọn ènìyàn àwọn wàhábí dáwà wàhábí náà ló bí terrorism wallahi kò sí níbẹ̀ dáwà Sayyid Qutb gangan tán wá ń katira rẹ̀ tí gbogbo àwọn western kìíní ń katira rẹ̀ tí wọ́n ma kó ti nú tíra Sayyid Qutb tí wọ́n sọ Sayyid Qutb mo bá mo síjú àwọn ìrújú wọn mo sísọ lórí àwọn ìrújú wọn wa adhadtu hujjata dalalatihim mo sì bá gbogbo àwọn ẹ̀rí tí wọ́n lò fún àánú wọn mo bá gbogbo ẹ̀jẹ́ bima hadarani fil majlis láìsí pé mo wọ tíra o ìyìn wọ tíra nígbà tí mo fẹ́ ṣe gbogbo kìíní gbogbo tó wá tí mo rántí tó wá láàká ìmì nínú ẹ̀rí òun náà ni mo fi bá wọn jà ní ìjòkó yẹn Allahu akbar gẹ́gẹ́ mo ṣe ń sọ àwọn kọwàríjì lẹ gan nímọ̀ wọ́n lẹ gan ní ìfi ẹ̀rí ìlú ẹ̀rí wọ́n lẹ gan ní ìgbọ́ ẹ̀ríyé iná ló ṣe pé tí yẹn bá in tí yẹn lè fi kọjú àwọn kọwàríjì náà ni pé ìdàmà náà ni ìdàmà àti wa adhabtu hujjata dhalalatihim mo sì bá gbogbo àwọn ẹ̀rí tẹ́ ma ń lò fún àwọn ọmọ bàjẹ́ lima hadarani fil majlis pẹ̀lú in tí ó wà nílá káì mi in tí mọ́ rántí ní ìjòkó yẹn wa akhbartuhum mo sì fún wọn níro bi bara'ati sheikh min hadha al-mu'taqad wal madhhab mo sì fún wọn níro pé sheikh muhammad ibn abdul wahhab bọ́pá bọ́sẹ̀ nínú àdìsọ́kàn yìí àti ojú ọ̀nà yìí gẹ́gẹ́ bí ìkòkò ó sì bọ́pá bọ́sẹ̀ kó nọ ẹ̀jẹ̀ annabi yusuf gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni sheikh mahmad ibn abdul wahab gẹ́gẹ́ náà ló sì bọ́pá bọ́sẹ̀ wa akhbartuhum bi bara'ati sheikh min hadha al sheikh mahmad ibn abdul wahab kìí sì pé yan kèfèrí illa bima ajma'a allah sheikh mahmad ibn abdul wahab àwọn da fún àwọn da ilé nínú tírà wọn الرسالة إلى أهل القصيم أبي وطمان بني عقيدة الشيخ محمد بن عبد الوهاب pé àwọn èpèyàn ní kèfèrí o pẹ̀lú tí àwọn mùsùlùmí ẹnu wọn kò lórí ẹ̀ pé kí ní kèfèrí ni ní pé kúfùrù ni wọ́n ni wa annahu la yukaffir ní pé sheikh Muhammad ibn Abdul Wahhab èpèyàn ní kèfèrí illa bima ajma'a al ala takfiri fa'ilihi àyàfi pẹ̀lú nǹkan tó ti pé àwọn mùsùlùmí kójọpọ̀ lórí pé á ah, ìrọni tó bá ṣe ò kèfèrí ni mina shirkil akibar nínú àwọn nǹkan tó ṣe pé àwọn ọ̀rán eh, kèfè àwọn ọ̀rán ẹbọ tó lè gbíyàn kún ní ìsìlámù ni tó pé a ti mọ̀ pé shirku fún sí méjì a ní ashirku al'akibar àti ashirku al'asgar walkufri bi ayati Allahi wa rasuli àti kíyàn ṣe kèfèrí pẹ̀lú àwọn ah, aya Ọlọ́run Ọba àbí òjíṣẹ́ rẹ̀ àwọn kan tí sheikh muhammad ibn abdul wahab tàbí fi pèyàn ní kèfèrí ní ẹ àwọn bí shay'in minha àbí pẹ̀lú ìkakannu rẹ̀ ba'da qiyamil hujja allahu akbar lẹ́yìn ìgbà tí wọ́n bá fi ẹ̀rí nílẹ̀ fún tán àwọn khawarij ayé òní tẹ́ bá tẹ̀ wọ́n sọ pé iqamatu dawla jẹ́ ọ̀ràn yẹn gbogbo ẹni tí ó bá sì ṣe ó di kèfèrí náà tẹ́ bá tẹ̀ wọ́n sọ tó ipá àti èyàn mélòó ló mọ̀ nínú àwọn gbogbo àwọn àgbáyé tẹ́ẹ̀ṣẹ́ ìtìláàkù tẹ̀kìfìrì lé wọn lórí sheikh ah, abdullatif sọ pé ba'da qiyamil hujja lẹ́yìn ìgbà tí ẹ̀rí bá ti hàn sí wọn tán bá ti fi ẹ̀rí tán bá ti fi ẹ̀rìnlẹ̀ fún wọn wa bulughiha al-mu'tabar tó sì dé ògóngó tó tíyàn abdullatif gbà lérò pẹ̀lú ilé pé ìtumọ̀ rẹ̀ ni pé fahmul hujja fahmul hujja oní sheikh gbalero yàtọ̀ wà láàrin qiyamul hujja àti fahmul hujja so ba'da qiyamul hujja wa bulughiha al-mu'tabar ó sì dé a ogungo tó ṣe pé a kàkún pé a ẹ̀rí ti dọ́dọ̀ ẹni so kí èyàn kàfẹ̀rí ilẹ̀ fún yàn tó kí èyàn fi ẹ̀rí kí èyàn fi ẹ̀rí ilẹ̀ fún yàn pé a kí ní ẹbọ ní o kíní yóò báyìí ní kò tó bí kìí ṣe pé ẹni yẹn gbọdọ̀ gbọ́ ẹ̀rí ẹ̀rí iná ni Sheikh Al-Albani wọ́n sàlàyé pé ńgbà táwọn kọ́kọ́ dé Jami'a Islamiyya nínú àwọn ọdí wọn wọ́n ní wọ́n sọ ní ọdí yẹn pé Sheikh al sọ pé nígbà táwọn kọ́kọ́ dé sí Jami'a Islamiyya pé lára àwọn mọ̀nàkọ́ṣẹ́ táwọn kọ́kọ́ bá ní bá àwọn èèyàn ni pé ẹni yẹn sọ pé lójú ọ̀rẹ́ pé tí táwọn kèfèrí bá Qur'an ó ti táwọn kèfèrí tán bá ti gbọ́ Kùránì ó ti tó lẹ́rí fún wọn ní pé tán ti gbọ́ Kùránì yẹ ti tó àwọn náà mọ̀ gbọ́ àwọn fatuwa oríṣiríṣi láwùjọ wa gbogbo àwọn nǹkan tó sì ń bí kìíní àṣẹ́rí padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ nìyẹn in ti àdánwò tí gbogbo àwọn nǹkan báyìí ma ń bí nìyẹn tí a bá ti fẹ́ ṣe

Ah, ba'da qiyamil hujjah ẹ̀rí gbọ́dọ̀ kọ́kọ́ lẹ fún wa bulughiha al-mu'tabar kó tún wá débi tí yíò lè kàákùn pé ah, ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ pé fahmul hujjah so yàtọ̀ wà láàrin kíyàn fi ẹ̀rí nílẹ̀ fún yàn àti kó gbọ́yé yàtọ̀ wà láàrin méjèèjì èyí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ṣe ní májẹ̀mú òun ni pé kẹni ẹ gbọ́ ẹ̀rí ẹ̀rí àwọn èèyàn lọ́mọ wọ́n sì ma fi ń ti sọ́rọ̀ Sheikhul Islam Muhammad ibn náà pé a ah, ní pé sheikh rizam wà lára àti sheikh islam muhammad abdul abu wà lára àti wọn ò gbà pé fahmul hujja wà nù májẹ̀mú ara kò rí bẹ́ẹ̀ sheikh uthaymin rahimahullahu ta'ala wọ́n padà mọ́rọ̀ sheikh muhammad ibn abdul tó pọ̀ wá tán fi sàlàyé tán ka ní majlis wọn láti sàlàyé pé a sheikh muhammad ibn abdul abu mo kìí sin tó ń sọ nìyẹn o so àwọn ọ̀rọ̀ wọn sì wà bẹ́ẹ̀ tí wọ́n ti sàlàyé pé a in táwọn sọ ni pé kò nídì kó gbọ́ọ̀yé gẹ́gẹ́ bí Abubakar àti Umar ṣe gbọ́ọ̀yé tó bá ti gbọ́ọ̀yé tó mọ̀ túnmọ̀ tí wọ́n sọ tó sì mọ̀ tó dálé lórí ó ti tó la'allana naqra min kalami sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala wọ́n ní wọ́n ní sheikh muhammad ibn abdul wahhab sọ pé wa idha kana hadha muqtada nusus al-kitab wa sunnah tó bá ṣe pé eléyìí òun ni tí quran àti sunnah tó ń tọ́ka sí wa kalami ahli al-ilmi àti ọ̀rọ̀ àwọn olùmọ̀ hikmatillahi ta'ala wa lutfihi ó túnmọ̀ pé in tí ọgbọ́n ọlọ́run bá ń tọ́ka sí àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọba àti àánú rẹ̀ in tó ń tọ́ka sí náà nìyẹn wa ra'fatihi àti àánú ọlọ́run ọba falan yu'adhdhiba ahadan ọlọ́run ọba ò ní fìyà jẹ ni kankan hatta ya'dhara ilayhi títí tó bá ṣe pé làákàí ó lè dádó fún nǹkan bẹ́ẹ̀ ni lam tatawaqqaf al-hujjatu ala irsal ar-rusul kò ní ṣe pé àwọn ẹ̀rí àwọn ẹ̀rí yóò dá lórí pé ó gbọ́dọ̀ dìgbà tọ́lọ́wọ́ bá bá tó rán àwọn òjíṣẹ́ nìkan kò gbọ́dọ̀ dó lórí pé ó dìgbà tọ́lọ́wọ́ bá bá tó rán òjíṣẹ́ nìkan kí ẹ̀rí tó lè dó lórí ọmọ ènìyàn pé á ah, ẹ̀rí ti wá wá bọ́ báyìí tó bá yí pé láàká ilé gbọ́ yé ni a nídi òjíṣẹ́ in tí ṣeéhùn sọ nìyẹn fal'aslu fi ma yantasibu lil islam ìpìlẹ̀ fún gbogbo ẹni tó bá ń fi ara rẹ̀ tí sí islam baqa'u ismihi baqa'u ismihi ó kọ islam yóò mọ̀ bẹ bi muqtada ad-dalil ash-shar'i pẹ̀lú ẹ̀rí ṣẹ̀ríà tó tọ́ka sínú kan bẹ́ wala yajuzu tasahulu fi takfirihi kò sì tọ́ kíyàn máa mú ìpé kèfèrí ìpé mùsùlùmí ní kèfèrí kíyàn máa fọwọ́ tẹ̀tẹ̀rẹ mú kò tọ́ kíyàn máa fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ mú in ji sheikh muhammad ibn abdul wahab na tún sọniya sheikh muhammad ibn abdul wahab ọ̀rọ̀ wọn tó wá ní ṣe pẹ̀lú in tán gangan iqamatul hujja àti fahmul hujja wani a nígbàtán sára yí ọ̀rọ̀ sheikhul islam ibn taymiyyah wọ́n ní fa'innahu sarraha fiha wọ́n ní nínú ọ̀rọ̀ sheikhul islam bin tamiya yìí wọ́n ní ó lámẹ́lẹ́mẹ́ bí annal mu'ayyan ní pé èyàn kan ní pàtó la yukaffar alẹ́ pé ní kèfèrí illa idha tó bá ṣe pé ní pàtó la yukaffar illa idha qamat alayhi al-hujja àfi lẹ́yìn bá tí ẹ̀rí bá tó rinlẹ̀ fún famin al-ma'lum ó ti di nínú nǹkan tá gbọ́dọ̀ mọ̀ náà nìyẹn anna qiyamaha ní pé fífi ẹ̀rí rinlẹ̀ laysa ma'nahu kèése ìtumọ̀ rẹ̀ náà ni pé an yafhama kalam Allah wa rasulihi ní kí gbogbo ọ̀rọ̀ Ọlọ́run Ọba àti ọ̀rọ̀ jíṣẹ́ mithla fahmi Abi Bakri wa Umar ní pé àgbọ́yé rẹ̀ gbọ́dọ̀ dàbí àgbọ́yé Abubakar àti Umar katolika fara rẹ̀ ara radiyallahu anhuma kọlọ̀n kó bá yọ́n sí àwọn méjì bal ṣùgbọ́n idha balaghahu kalamullah wa rasulih tí ọ̀rọ̀ Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ tó bá ti dọ́dọ̀ rẹ̀ wa khala min shay'in yu'dharu bihi Allah ó sì bọ́pá bọ́sẹ̀ kó nù nǹkan tí ẹ̀ lè fi fún láwíjàre ó túnmọ̀ pé كما كان الكفار كبو سي بوبو àwọn kèfèrí كلهم تقوم تقوم عليهم الحجه كبو سي pé ẹ̀rí tí ẹ̀rí tí dole wọn lórí pé ah ẹ̀rí tí wá bá yín bil qur'an pẹ̀lú al qur'an so la àwọn bonu sheikh sheikh islam muhammad ibn abd al wahhab rahimahullah ta'ala tí wọ́n fi mani bakana a sheikh abdul latif wọ́n sala yin mu sira àwọn tí mo ti dako tẹ́lẹ̀ ah misbah al-dhalam في الرد على من افترى على الشيخ الإمام لنا عدوان قرما الشيخ محمد بن عبد الوهاب منهج تكفيري من الشيخ محمد بن عبد الوهاب له الشيخ عبد اللطيف هو موى إنه تراي وني وينبغي أن يعلم وني أتوكي مو الفرق بين قيام الحجة يتطوى لان في يفيرين له وفهم الحجة أتكن يقبوا إرين ري فإن من بلغته دعوة الرسل أن يعني تيعوا ìpèpè àwọn òjíṣẹ́ tó bá bá faqad qamat alayhi al-hujja ẹ̀rí ti rinlẹ̀ fún nìyẹn idha kana ala wajhin tó bá ṣe pé ẹ̀rí yẹn wá bá ọ ní ọ̀nà tó ṣe pé yumkin ma'ahu wọn ò ṣe ní ọ̀ranyàn nígbàtí èyàn bá fẹ́ fi ẹ̀rí nílẹ̀ fún an yafhama anillahi wa rasulihi kó gbọ́ in tó wá látọ̀dọ̀ Ọlọ́run bá tòjíṣẹ́ rẹ̀ yìí ma yafhamuhu ahlul iman in tí àwọn onímani táwọn gbọ́yé ń pa rẹ̀ kò dí kìí ṣe mẹ́jẹ̀mú pé ó gbọ́dọ̀ kò sì túmọ̀ pé yóò ní irú gbígbà bí àwọn mùmínì yóò ṣe gbà wọlé àti bí wọ́n ṣe tẹríba fún ní pé kìí ṣe irú àgbọ́yé bẹ́ẹ̀ la ní bùkátà sí kó sàti gbọ́yé wọn bá tí ó fi mọ̀ pé àyíntọ́ náà bá ń sọ ni wọ́n ni fafham hadha wọ́n ni kó gbólé ilé wo yakshifu anka shubuhatin kathira yóò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrújú tó pọ̀ gan yóò sì kó fún ọ fi mas'alati qiyamil hujja níbi abala ìmá fi rí ilẹ̀ gẹ́gẹ́ musin sọ́lọ́ Sheikhul Albani wọ́n sọ pé nígbàtí àwọn wà ní jami'a islamiyya ní pé ìkanú àwọn afáàbẹ̀ wọ́n sọ pé nígbé tí yàn bá ti gbọ́ Qur'an ó ti tó nígbé kò nídi wọ́n ní àwọn lárúbáwá gan Sheikhul Albani wọ́n sára igan àwọn lárúbáwá gan àwọn lárúbáwá tó ti pé lárúbáwá náà fi rè wọ́n láti kékeré tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá ka Kùránì kò lè mọ̀ ó lè mọ̀ túnmà rẹ̀ irú yẹn gan iqamatul hujja gan gbọdọ̀ wáyé fún yẹn kó tún wá fahmul hujja kó tún wá gbọ́yé ṣùgbọ́n àwọn tí wá sí lárúbáwá gan tí wọn ò mẹ́rí tí lárúbáwá kọjú sí rárá àti rárá irú àwọn báyẹn gan làwọn tí ní ẹ̀rí tí a fẹ́ fi rinlẹ̀ fẹ́ nìyẹn kó gbọ́ yé ṣùgbọ́n kí a sọ́ra kó ní ojú ọ̀nà àwọn murji'a ojú òun ni pé inú sí pé àwọn tíra tí wọ́n maka èyàn gbọ́dọ̀ sọ́ra gan pàápàá jùlọ láwọn abala yìí mo tún tún para èyàn gbọ́dọ̀ sọ́ra gan fún àwọn tíra tí wọ́n maka nínú àwọn abala yìí tó bá ti kó nǹkan sí ẹ̀rí báyìí ó ti tán yẹn ìyàtọ̀ wà láàrin fahmul hujjah àti alqana'atu bilhujja àbí al'iqna'u bilhujja fafham hadha jayidan ìyàtọ̀ wà láàrin méjèèjì láàrin kí a gbọ́ ẹ̀ríyé àti kí ẹ̀ríyàn kó tẹ̀rọ̀nà ìyàtọ̀ wà láàrin kí a gbọ́ ẹ̀ríyé àti kí ẹ̀ríyàn kó tẹ̀rọ̀nà in ti ṣẹ̀ríà ṣe lọ́rọ̀ òun ni pé kí gbọ́ ẹ̀ríyé ṣẹ̀ríà ò ṣe lọ́rọ̀ pé kí ẹ̀ríyàn kó in tí ṣẹ̀rí à ń ṣe lọ́nà yẹn ni pé kó gbọ́ ẹ̀rí yẹn pé nsọ bá ń sọ ni ó ìtànàbí ń sọ ni ó ṣùgbọ́n ṣẹ̀rí ò ṣe lọ́nà yẹn fún pé kí kí ẹ̀rí a kí ni àtọ̀ láàrin méjèèjì yàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé èyàn lè gbọ́ tí ò in ah, eh, ah, oh, <laughs> tí ẹn tí ó ti gbọ́ntán ìrọ̀ ní báyìí ló ní ọzọrọ̀ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn so kí yàn sọ́ra fún ìròyìn àwọn mọ́rùjíà náà pé àà kò hujja yìí ò tí tẹ̀rọrùn ọlọ́wọ́ ọ̀bọ̀ ò sí lọ́nà yà pé kí hujja tẹ̀rọrùn o kò sì sínú só dáwà nabi sallallahu alaihi wasallam pé hujja gbọ́dọ̀ ta abada salihin gẹ́gẹ́ bí gẹ́bí sheikh Muhammad ibn Abdul Wahhab sí ma ń pè àwọn tó ma ń jọ́sìn fún àwọn ẹni tán rò pé àwọn èèyàn dáadáa ni wọ́n àbáwọn èèyàn dáadáa gẹ́bá sí ma ń jọ́sìn fún wọn Sheikhul Islam ma ń pè wọ́n kèfèrí bẹ́ẹ̀ ni irú àwọn èèyàn báyìí èèyàn pè wọ́n kèfèrí lẹ́yìn ìgbà tí àwọn nǹkan tí Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala tó ma ń tẹpẹlẹmẹ lè gẹ́bọ́ sí wánú kitabu tawhid wọn babu babu sababu shirki fi ummati Muhammadin al-ghuluw fi salihin abin ka tó jọmọ́ bẹ̀bẹ̀ ṣá wani a ka takfiri man abada salihin irú àwọn takfiri tó lẹ́sẹ̀ lẹ́nu tíra ọlọ́ọba àti súnnà nẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí ẹ̀rí bá ti rinlẹ̀ fáwọn ẹni bẹ́ẹ̀ òun ni pé kí wọ́n máa sin àwọn èèyàn dáadáa wada'ahum ma'a Allah wọ́n ń pè wọ́n papọ̀ mọ́ Ọlọ́run Ọba waja'alahum andadan lahu wọ́n wá sọ wọ́n di akẹgbẹ́ Ọlọ́run Ọba fima yastahiquhu ala nínú àwọn nǹkan tó ti pé Ọlọ́run Ọba nìkan náà ni ó lẹ́tọ̀ọ́ sí ala khalqihi àwọn ń gbé fún àwọn ẹrú rẹ̀ minal ibadat nínú àwọn ìjọsìn wal ilahiyya àti ìjẹ́ ọlọ́run wọ́n gbé fún àwọn ẹlòmí tó yàtọ̀ sí ọlọ́run subhanahu wa ta'ala fahadha mujmi'un alayhi 'inda ahli al-'ilmi wọ́n ni eléyìí in tí ẹnu kò lórí rẹ̀ ni ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wal iman àti àwọn ẹni tí wọ́n ní imani kullu ta'ifatin min ahli al-madhahib al-muqallada gbogbo jọ nínú àwọn madhahib táwọn èèyàn tẹ̀lé tí wọ́n tẹ̀lé ní tẹ̀lé afọ́jú yafraduna hadhihi al-mas'ala wọ́n ma ń sàlàyé àwọn alamari bi babin azim pẹ̀lú chapter odidi chapter kan náà ma fi ń sàlàyé rẹ̀ yadhkuruna fihi hukmaha wọ́n ma sàlàyé àwọn dájọ́ rẹ̀ àwọn tíra fiqhu tí a bá yíó yí àwọn nǹkan tó pọ̀ bá inú rẹ̀ tí ó mọ̀ sàlàyé àwọn àdájọ́ àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú ẹni tó bá fi ìsìláàmù lẹ̀ àti àwọn nǹkan tí ó yẹ eléyìí ma wà nínú àwọn tíra fiqh àwọn mazahib wa ma yujibu ridda àtàwọn nǹkan tó ma ń jẹ́ kíyàn fi ẹ̀sìn lẹ̀ wa yaqtadiha àtàwọn nǹkan tó ma ń sọ di ọ̀ràn yẹn wa ni ibn hajar ó ti dá sàlẹ́sà ó ti ṣe tíra kan fún lódìdí ahadihil mas'ala bí kitabin mas'ala pé kí láwọn nǹkan tó gbìyàn kún islam kí láwọn nǹkan tó sóyàn di kèfèrí ó ti dá sàlẹ́sà bí kitabin nínú tíra kan samahu tó pè ní al'i'lam bí qawati' al-islam al'i'lam bí qawati' al-islam tó fi dá àsàlẹ́sà òun ni ibn hajar kó máa yà wá lẹ́nu ibn hajar tán sọ ń bí kọ́ ní ibn hajar al-asqalani o lára àwọn gẹ́gẹ́ àwọn olùmọ̀ hadith sí mọ́ sọ àwọn mutashabihu al-asma al-mutashabihu min al kẹba ṣe mọ̀ pé a ní muttafiqun mukhtalif àti mukhtalifun muftariq a sì tó ní mutashabihul asma àti àwọn ìpínmì tí àwọn olùmọ́mọ́ ń pín sí nínú tírà hadith gẹ́gẹ́ bí al-imam ibn hajar al-asqalani gẹ́gẹ́ sí sàlàyé wani nínú nukhbah wani wa in ittafaqatil asma'u wa ikhtalafatil aba'u أو بالعكس فهو المتشابه وكذا إن وقع الاتفاق في الاسم واسم الأب والاختلاف في النسبة نعم so ابن يعني حجر طوان بي ابن حجر الهيتمي ابن حجر الهيتمي ابن حجر ابن حجر الهيتمي اقرا ينغاني أحمد ابن حجر الهيتمي سو so èyàn kan náà wà tán pè ní alhaithami òun yàtọ̀ لا náà متشابه الأسمانان ولرعه متشابه الأسمانان so, uh, الهيثمي ولوكو مجمع الزوائد so, so ماكي اون يتوسي الهيثمي بتا so الهيثمي اون تيه اون بدا بركوني so اون بدا عني uh, أحمد بن حجر الهيثمي اون بدا علوم تو سي بي بدا علي نياك بارابيان lára àwọn nǹkan tí ó nílẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun ni bí a ń lọ sí sàárẹ̀ àwọn ẹni rẹ̀ àwọn nǹkan ẹbọ tó lágbára sá ó sì tún jẹ́ ni tó máa ń dáàbòbò Ibn eh, Arabi Ibn Arabi Sufi tó sì pé zindiq ni tó sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ló kàfàrọ̀ rẹ̀ ó máa ń dáàbòbò so Ibn Hajar al-Haytami kò tún wá dún bẹ̀ lásán ó jẹ́ ni tí ó tún máa ń takò sheikhul islam ibn taimiyyata rahimahullah nígbà ayé wọn torí kó sẹ́sẹ̀ mí pẹ̀lú sheikhul islam ibn taimiyyata rahimahullah ta'ala kó dá ó tún kàfàrọ̀ sheikhul islam ibn taimiyya ó kàfàrọ̀ sheikhul taimiyyata rahimahullah so ẹni annu ní kílọ̀kọ́ rẹ̀ ibn hajar al-haytami fún bídá ni ẹjẹ́ nǹkan ọ̀rọ̀ a sheikh rabi' fún wa tán na'am wọ́n ni hal ibn hajar al-haytami kana min ahli sunna aw min aladdi a'da'i shaykh al-islam ibn taymiyyah wọ́n ni ṣe ibn hajar al-haytami ṣé nínú àwọn sunna lòun náà wà àbí ó jẹ́ nínú àwọn tó le jù ní ọ̀tá sí shaykh islam ibn taymiyyah wa sahihun ṣé ó lálàáfíà annahu yu'azzimu ibn arabi ní pé ó ma ń gbé ibn arabi ga wa hal sahihun sótún lálàáfíà annahu la yumayyiz as-sahiha min as-saqim ní pé kò lè ṣe àtọ̀ láàrin hadisi tó lálàáfíà àti hadisi tó lẹ̀ wọ́n ní ala kulli hal sheikh rabi sọ pé èyíkéyìí tí ó bá yẹ hadha ar-rajul ní pé alákùnrin yìí min ahli al-bid'ah nínú àwọn aládàádáẹ́lẹ̀ ni wa kana yuharibu sheikh al-islam ibn taymiyyah ó ma ń gbógun ti sheikh al-islam ibn taymiyyah wa lam aqif lahu ala ta'dhim libn arabi èmi gangan fúnra mi ò rí rí kí ó gbé Ibn Arabi ga ṣùgbọ́n àwọn olùmọ̀ jẹ́rìí sí pé ó máa ń gbé Ibn Arabi ga ṣùgbọ́n Sheikh Rabi' gẹ́ bá ṣe mọ̀ wọ́n pẹ̀lú pé èèyàn déédé ni wọ́n wọ́n ní àwọn fúnra wọn o àwọn ò bá pàdé rí ibi tó ti ń gbé Ibn Arabi ga lakin ṣùgbọ́n o la astab'id أن يعظم ابن عربي يبقوم به ابن عربي بلغني هذا يروهي أدي بامي مقبوكي أمان سنكبه لكن لا أستطيع سبعين لبرا أن أنسبه إليه يبقين لو في تصدره ولكن هكذا كان أهل البدع ثم بهم بدع بسيرين يعني كثير منهم خاصة المتصوفة أقول لكم أنه وقعقوا يلا وصوفي كانوا يعظمون هذا الرجل ومن ومن بيلاكون ابن عربي ومن بيغاغا واما طعنه في شيخ الاسلام ابن تيميه سبحان سي وبنو اتلو شيخ الاسلام ابن تيميه فقد وقفت عليه بنفسي èmi gangan fúnra mi mo ti mo rí ibi tó ti bú Sheikhul Islam fi sharhi fi sharhi al-manasik lahu níbi tó ti ń ṣe sharhu àwọn àwọn àwọn bí yàn ń ṣe ìgbésẹ̀ hajj ibi tó ti ń ṣe àlàyé rẹ̀ mo rí ibi tó ti ń bú Sheikhul Islam kalamun sayyi'un jiddan àwọn ọ̀rọ̀ tó burú gan ló ń sọ́npa Sheikhul Islam wa yaqulu fihi ó ma ń sọ́npa Sheikhul Islam pé abdun adallahu Allah ní pé ẹrú kan ní tọ́rọ ọba sọ́nù wa wallahi anta dal Sheikh Rabi sọ pé ah, ìwọ gangan wọ́n ni a ah, mo búra pẹ̀lú ọlọ́run bá anta dọ́l ìwọ gangan lẹ́ni ànú wa wallahi anta dọ́l ìwọ gangan lẹ́ni ànú in ti sheikh robin tó sọ ń parẹ̀ ní fatawa àwọn olùmọ́sí pọ̀ ń parẹ̀ sheikh uthaymeen náà sọ̀rọ̀ ń parẹ̀ sheikh uthaymeen àwọn náà sọ̀rọ̀ ń pa ibn hajar al-haytami ibn hajar al-haytami wípé ọ̀tá ẹ̀sìn ni ọ̀tá súnnà ó pa òun náà pa àwọn ọ̀rọ̀ tó pọ̀ gan-an sheikh al-islam ibn taymiyyah rahimahullah nínú tírà rẹ̀ so fatawa al um, fatawa ó sáà ní ọkọ̀ tí wọ́n máa ń pè tíra yẹn so ṣùgbọ́n al'alusi al'alamatul alusi nínú tíra wọn jala'ul ainain nínú tíra wọn jala'ul ainain wọ́n ṣe rọ́dù fún ibn hajjari jala'ul ainain fi muhakamati al'ahmadain so láti ṣe ìdájọ́ láàrin àwọn ahmad méjèèjì ahmad ibn abdulhalim àti ahmad ibn hajjar so ahmed làwọn méjì yàn jẹ́ so al'alusi al'alamatul alusi ní tíra àwọn yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ́rọ̀dù fún ibn hajar al-haytami pé a ah, gbogbo ìtò ń sọ pa shekul islami mutemiya yọrọ ni eléyìí bó ṣe rí ni eléyìí bó ṣe rí ni tíra tí àwọn olùmọ̀ máa ń sọ pé tí a bá fẹ́ mọ̀ sí dáadáa

ẹni tó jẹ́ ẹlẹ́bọn torí pé ó wà lórí mazhabu eh, eh, àwọn ashabu ra'i àwọn ashabu Abu Hanifa so wọ́n sì máa dáàbòbò so lára àwọn aburú tí mazhabu bí kalẹ̀ ni ìmá tẹ̀lé mazhab lára àwọn aburú tó bí kalẹ̀ ni so Ibn Hajar al-Haytami èyàn kan tí ó ní ma ń pa hadithi rárá àti rárá ni èyàn tí ó ní ma ń pa hadithi ni so gẹ́bí eh, àwọn olùmọ́sọ pé ẹrù rẹ̀ nínú ma hadith ó lẹ́ yóò ma lọ àwọn hadith da'if ẹni sí pọ̀npọ̀ àwọn Sufi gan kódà hatta as-Suyuti hatta as-Suyuti gan so lára àwọn àṣìṣẹ́ tó sì wà nú tíra as-Suyuti nìyẹn so ní pé èyàn ma ń ṣe jábrù àwọn hadith tó jẹ́ munkar àwọn hadith tó jẹ́ munkar èyàn ma ń ṣe jábrù wọn ìtàn pé jábrù kíyàn jẹ́ kó tún lẹ́sẹ̀ díẹ̀ sí pẹ̀lú kíyàn mú wá lọ́nà mí ṣùgbọ́n hadith tó bá jẹ́ munkar wọn ò lè ṣe báyìí fún ṣùgbọ́n Suyuti ó pàrẹ ilé inú àwọn tírà rẹ̀ tó pọ̀ gan kódà ó sọnù alfiya rẹ̀ so sọnù alfiya rẹ̀ pé èyàn lè àwọn hadith tó bá jẹ́ munkar èyàn lè ṣe taqwi àwọn so iná lè yóò fi nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ tírà rẹ̀ mọ́ lọ àwọn hadith tó wà da'ifu gan eléyìí símà àwọn Sufi tó hàn gan ni símà lára wọn ìròrí wọn tó tó nílẹ̀ dáadáa fún wọn wọn ni pé hadithu dha'ifu jẹ́ kẹkẹ sí wọn àwọn mọ́ lò dáadáa ní ẹ̀sìn so hátà àwọn tí wọ́n táwọn tẹ́tùmọ̀ wọ́n rò pé bóyá olùmọ̀ ni wọ́n nù wọn torí irú Suyuti irú Suyuti wọ́n tún ma rò pé olùmọ̀ ni la karama as-Suyuti mubtadi'a wala karama as-Suyuti Suyuti gangan fúnra so wala karama òun gánà ma ń dábòbò Ibn Arabi Ibn al-Farid òun náà ma ń dábòbò àtàwọn dọ̀lá láti mí tí àṣòyó tí kó sí so mo tẹ́lẹ̀ yàn ní tí ó sí èméjì mẹ́ so èyàn sì lè lọ́wọ́ fàtàwọn àwọn olùmọ̀ tí yàn tó fi ọ̀nà ilẹ̀ dáadáa sí kíníkan wà ń pa kíníkan wà tí ó gbajúmọ̀ gan ta máa fẹ́ sí a fẹ́ whitewash ìtàn a fẹ́ mú wá lọ́nà tí ó fi dùnmáwọn èèyàn nú bẹ́ẹ̀ ó sáà sí sẹ́ kọ́nà kó foríjì bẹ́ẹ̀ ni kọ́nà kó foríjì táìsí yorùbá tó lẹ́wọ́ kúfùrù àbí ṣírkì kọ́nà kó foríjì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa mú wá lọ́nà pé olùmọ́súnnà náà lòun náà ó sáṣẹ́ ni kèéṣe olùmọ́súnnà kèéṣe olùmọ́súnnà bẹ́ẹ̀ ni a lè fún ní wọ́n zùrù pé bóyá tí ó gbajúmọ̀ ń gba nígbà ayé tí wọ́n bóyá òun gangan òun nìkan gan láfáà súnnà tó wà láyé wọn nígbà tí wọn so ìyẹn lè tún fún ní wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n pé kó ń súnnà ní ní tó fi fà tó ti pé àwọn tí èso ń súnnà wọ́n sì dà wọn papọ̀ máwọn sáfà wọn súnnà ó wá lè fún ẹni tó bá jẹ́ ń súnnà tàbá múrò àwọn àṣìṣe ẹni báyìí wá pé a ah, ṣẹ̀bẹ́ ni báyìí náà ṣe báyìí sí nkàtírà rẹ̀ ẹni báyìí náà ṣe báyìí sí nkàtírà rẹ̀ gbé ni báyìí náà ṣe báyìí ó wá lè fún ẹwúrú Ibn Hajar al-Haytami ó ti ó wà lára àwọn tó máa ń dáàbò wọ́ Halabi ó wà lára àwọn tó máa mú wá As-Suyuti iná wà lára wọn ní tọ́mọ́ mọ́ pé a tẹ̀bẹ́ ń katira Suyuti ẹn ha alfiya Suyuti ẹn ha ẹn katira tadribu rawi Suyuti Suyuti sí rẹ̀ Ash'ari ni tí ó tí ó tí ó tí ó fi bò Suyuti yìí rẹ̀ báyìí Sufi ni Ibn Hajar yìí kúbúrú ni mubtadi'a ni Ash'ari ni wọ́n wà lè gbogbo àwọn kẹbáyìí sọ àwàlẹ̀ ń katira àwọn eléyìí kí ló dé tààlé kàtí àwọn orú àwọn ilé aláwọ̀kọ́ náà ẹni tó bá ka gbogbo orú àwọn ẹni báyìí gbogbo àwọn ẹni tó bá ka àwọn kún ahlu sunna ẹni bẹ́ẹ̀ tó kọ́kọ́ sàtìsí náà so yálà ó máa máa ní àbí kó òun náà bá fi kó sáà fi jẹ́ kí nǹkan dánmọ́rán kí tàn kó sáà sọ ìtàn lọ́nà tó dáa bí àpò gbogbo àwọn tó ti wá tó kọ tí láti wájú kò sẹ́ni tó sínà náà wọn so irú ẹni báyìí irú àwọn ẹni báyìí wọn ò sí inú ahlus sunnati wal jama'a ilé tí pọ̀ gan àìmẹ́yí àwọn olùmọ̀ táwọn èèyàn tí wọ́n máa ń fi wọ́n ti sára ahlus sunnati wal jama'a tí wọ́n sì rí bẹ́ẹ̀ tí wọ́n sì rí bẹ́ẹ̀ hatta ibn hazmi hatta àwọn ẹ̀wọ̀n ẹlòmíì náà tó yí pé kódà àwọn tí wọ́n bá wọn olùgbà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ náà sọ ń pa wọn tí wọ́n ní àwọn tíra àwọn musannafati tán kọ aláwọ̀kọ́ ni kí yẹn kọ́kọ́ tíró àwọn ẹni báyìí sínú sáfún àwọn ahlus sunnati wal jama'a àbòsí tó gani bẹ́ẹ̀ni èyàn lè mọ́kún wọn kèfèrí bẹ́ẹ̀ni kódà ìgbà mí èyàn lè mọ́kún wọn mubtadi'a so gbogbo ilé ìlọ́wà so ṣùgbọ́n àwọn tí ó ń tí wọ́n sí ahlus sunnati wal jama'a so kí wọ́n ma wọ́ fún wọn tó wáyé pé èyàn nílé ilé àṣìfẹ́ ni aláwọ̀kọ́ ẹlẹ́kejì kí wá ní ìdíté èyàn fi ń lọ tíra wọn kí ní ìtó ah, al-Albani àti fatwa sheikh al-Uthaymin àti fatwa àwọn olùmọ̀mínà tí èyàn lè sẹ́rí padà lọ láti fi gbọ́ àlàyé àwọn ayírù nǹkan báyìí òun náà ni pé irú àwọn ẹni tó ṣe pé bóyá bídá àwọn bídá àwọn tó ní agbára ni tó ṣe pé àwọn bídá àwọn in olùmọ̀ fi kàfàrà àwọn náà ni pé bóyá wọ́n ní ta'wil kan ló jẹ́ ká kó sírù nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n láwọn bídá tó lágbára gan àwọn nǹkan mí tó lè gbéyàn kó nú ẹ̀sìn ìrá àwọn ẹni báyìí èyàn gbọ́dọ̀ súnmọ́ tíra àwọn rárá àti rárá èyàn jìnà sí tíra àwọn èyàn sì máa sọ àwọn èyàn lára kóǹbí tíra àwọn ẹbí ibn hajar al-haytami àti àwọn mìíràn nínú àwọn àwọn sufi àbí àwọn òwúrí tó sì pé bóyá olùmọ̀ mazhab kan ni wọn pàápàá jùlọ nínú àwọn so ilé ìpọ̀ gẹ̀lá àrin wọn so Ah, ṣùgbọ́n àwọn tó ṣe pé bóyá nítorí àwùjọ àbú nítorí nkankan na fi kó sí bídá láì ṣe pé bóyá wọ́n mọ̀ ẹni tó bá sì sọ pé wọ́n mọ̀ ẹni tó bá sọ pé wọ́n mọ̀ tó yẹ pé eh, ó ní àwọn olè mọ́mọ̀ wọ́n mọ̀ àwàlákà mú wọn fún wọn lẹ́sìkìbìsì pé wọn mọ̀ ẹ̀rí ní pé bóyá bóyá àwọn tán máa ń takò òdodo ní wọ́n kò mọ̀ wá sàbáwọn tẹ́ sọ pé lẹ́yìn ìgbà tí òdodo hàn sí wọn tán tún wá tẹpẹlẹ máa wọ́n tún kò mọ̀ wá kí rẹ̀ níbẹ̀ kò mọ̀ ẹ̀ níbẹ̀ wá tàbárí ẹ̀ níbẹ̀ ìròyìn tá mọ̀ pé bóyá àwùjọ àbóyá òun gan irú ẹni báyìí àṣìṣe rẹ̀ anàbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó kó foríjì àwọn tíra rẹ̀ irú àwọn tíra rẹ̀ tó wáyé pé bóyó bọ́pá bọ́sẹ̀ kó nú àwọn ọ̀rọ̀ rí báyìí àbáwọn èèyàn mọ̀ kó ní àwọn so irú ẹni báyìí èèyàn ní dá iṣẹ́ rẹ̀ mọ̀ èèyàn sì mọ̀ tọrọ àforíjì àwọn tíra rẹ̀ ṣùgbọ́n àwọn tíra yìí tó bá kọ tí ò bá ní àwọn òròrí inú èyàn ó sàǹfàní látara rẹ̀ so yíò sàǹfàní látara rẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ òun ni gẹ́bí àwọn uh, sheikh ofemis ìsìsàlàyé irú wọn ni gẹ́bí alimamun nawawi alimamun ibn hajar al-asqalani so irú àwọn bẹ́ẹ̀ ni àmá àwọn mí tó ṣe pé àwọn bídà ni wọ́n sì pèsè bídà wọn wọ́n sì takò súnnà ṣùgbọ́n àwọn náà ní ìgbìyànjú gan inú àwọn tíra wọn tó sì pé tó sì pé wọ́n kọ nípa àwọn abala ẹ̀sìn tó pọ̀ gan gẹ́gẹ́ bí fiqhu hadith àtàwọn abala mìíràn tó pọ̀ gan tí wọ́n kọ àwọn tíra ń parẹ̀ eléyìí a mọ̀ pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ ń parẹ̀ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn afá aládìí sí náà ti sọ ni tí ẹ bá rí àwọn olùmọ̀ mi sọ pé kò sí èyàn lè sàǹfàní bí àwọn tíra yìí torí àwọn oore àti àwọn àǹfàní táwọn olùmọ́ rí pé ah, èyàn lè mọ́ rí inú àwọn tíra mi tó wà ní àwọn tíra yìí ẹ́sìrá àwọn olùmọ́ tó ń sọ pé ah, èyàn gbọ́dọ̀ wọ àwọn tíra yìí rárá àwọn ẹni yìí wọ́n takò dodo ohun bídá ni wọ́n eléyìí náà ti ṣẹlẹ̀ ní ayé àwọn àfá aládìsì so gẹ́ bí àwọn míì tí wọ́n ní àwọn ìròrí ṣíà àwọn rọ́fídọ̀nù àwọn àfá aládìsì wọ́n sì so àgẹ́ bí alimọ́mù Bukhari wọ́n ti ṣe so a sì rí pé ìdítàn fi ṣẹlẹ̀ kí ẹ̀sìn kí wọ́n wà fi lè dáàbò bẹ̀ẹ̀sìn ní kí kẹkàn nù màkó sì má lọ so tabara àwọn olùmọ́mà tán ṣe báyìí láyé lónìí irú nǹkan báyìí náà ló fà tán fi ṣe bẹ́ so nípa pé irú àwọn tíra báyìí bí kò sí wàhálà pé èèyàn lè kà wọ́n ní pé lókùn bàtí èèyàn bá ti mọ̀ pé ẹni yìí ẹlẹ́ẹ̀kejì ní pé ẹni yìí kò sí láyé mọ́ láti máa tan ìrújú rẹ̀ àwọn olùmọ́sí ti sàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìrújú rẹ̀ àmọ́ alámọ̀rí rẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ so èyàn lè kàtíra àwọn olùmọ́mí sí ní rárá kí ẹ mọ́ súnmọ́rọ̀ àwọn tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èyàn rí àwọn fatawa báyìí èyàn rí àwọn fatawa báyìí tó ọ̀dọ̀ àwọn olùmọ́nà tí wọ́n sọ pé irú àwọn tíra bẹ́ẹ̀ kí ẹ jìnà sí ni so àwọn tíra tó jẹ́ òdodo ó pọ̀ dáadáa gẹ́ bí láwọn ayẹ̀mí tí sẹ́kù fẹ̀mí so pé tí wọ́n sọ pé tí yàn bá lè lo ìmí tí yàn bá lè mú àwọn ìmí kò bá dáa gẹ́gẹ́ bí nígbàtí wọ́n bí wọ́n pa àtírà Ibn al-Jawzi Abul Faraj Ibn al-Jawzi wọ́n láwọn àtírà Ibn al-Qayyim tí yàn bá lè ìyẹn ó dáa tí yàn bá lè lò so ó dáa tí yàn bá lè lò so àwọn olùmọ̀yínà wọ́n wòye sí pé ah, kí màmá rà rí bákan náà kásì tó dáàbò bọ ẹ̀sìn àwọn èèyàn oríṣiríṣi so in tí wọ́n fi in tí ọ̀rọ̀ yìí fi wà nìyẹn ṣùgbọ́n ẹni tó ti pé ó ń lò fún àwọn tó sì pé bídá àwọn oyin tànká wọ́n yìí tànká ta ní ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ń kásíra Ibn Jawzi tó jọ ń súnnà ló mọ̀ pé àbẹ́ni tó fẹ́ bí nínú ni ó sì ti mọ̀ pé ah, Ibn Jawzi ò kọ́lá nínú àwọn mọ̀kọ́dímọ̀ tíra mi wọ́n sàlàyé pé ah, ẹni ìbá iṣẹ́ àṣìṣe nígbàtà ẹni tó fẹ́ ṣe tàkíkì yóò ti gbọ́ yí kóhùn gẹ́ tó ṣùgbọ́n láyé ìsìn tó ipá àwọn ẹni tán tàbídá àwọn káyì tó súnnà ní ìgan ẹ̀mí rẹ̀ ò tí kò tí kó lọ́dọ̀ àwọn ẹni yìí pé a ah, nípa àwọn orin súnnà náà ni wọ́n èyí wà máa fi wé àwọn tó ṣe pé aburú wọn ti hàn gẹ́rẹ́ àwọn èèyàn sì ti mọ̀ pé ah, àwọn ilé ìgẹ́ aláburú ni wọ́n àwọn ilé irú nǹkan báyìí láàmú lọ́dọ̀ wọn irú nǹkan báyìí láàní mú lọ́dọ̀ wọn bó ni ó sì á máa fi wé méjèèjì papọ̀ àbòsí táàmà rí lọ́dọ̀ àwọn èèyàn látara pé gámsà fi dáàbòbò àwọn tán ti gbéga yìí àwọn tán ti sọ dé àfá tán ti gbé wọn ga kọjá ìwọ̀n yìí látara pé gámsà fi dáàbòbò wọn gbogbo àwọn aburú tí wọ́n ń ṣe nìyẹn so

وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك